not الرحمن الرحيم لإيلاف قريش إيلاف إنهم الشتاء والصيف فليعذر الرأس الميت الذي يدعمهم من جود وآمنهم من عون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم

àyìn ọlọ́run pẹ̀lú ẹ̀yìn rẹ̀ àkọ́gbó rẹ̀ sí sábọ́lá rẹ̀ sí àwọn tẹ́ta wá sí inú ọdún kan àmọ́ sí ìráàbù ẹ̀ ìbájúlé ẹ̀sẹ̀ padà ìjàmbá mẹ́sínú ẹ̀ láwọn kókó kókó láti jíṣẹ́ ọdún ọlọ́run yá àgbẹ̀ pọ̀ rẹ̀ láyé àbí ọlọ́run Muhammad Ọlọ́run ìlànà Àtàdúrà fún àwọn àfọ́ àwa àtàwọn òbí wa, àtàdúrà fún àwọn olórí wa, àtàwọn ẹni wa tó fi lọ. Ọ̀rọ̀ tí wọ́n fún wa láyé ní tí wọ́n gbà tí wọ́n fún wa tó lọ Ọkùnrin obìnrin ọdún àgbẹ̀mí, ó ọmọ yìí fún. Àjọ́rẹ́kùn ìràsìn àwọn abájú ní ẹkùn ìrìnlẹ̀ ayé wá ní ìlú ní ẹwà fẹ́lẹ̀ ní ọ̀fẹ́ ní ìlú ní ìrà ní ọmọ ní ìwà sí yáà sí ìwà nípa ààrẹ àti ìrìnlẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم Ìgbàtà bẹ̀rẹ̀ tó tó súra mẹ́rẹ́nà lágbọ́gbọ́ kí náà, ọlá pé náà ní kò tí ó gbà wá lálejò oṣù tó bí máa rí. Ọmọ ńlá ńlá ní àmàdánà bí ọ̀rọ̀ ìpapọ̀ ní ìpò náà. Sáàrùn ìrìnà ẹ̀kùn oṣù jẹ́ ni ọlọ́wọ́. Sáàrùn ràmẹ́tò oṣù pẹ́lọ́ ọlọ́ ni, ìyára mọ̀gọ́rin, ìyára mọ̀gọ́rin, ìní òhàn ni ìyára mọ̀gọ́rin. وسعتها مضان شعر أخوتها مضان إلى نغني فيا مضان وأنيك يا رمضان إلى نغنيك يا رمضان إلى نغنيك يا رمضان 啊！ Àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀rọ

Àánú bẹ́ẹ̀ olóòrá àkóbà lọ́dọ̀ ọlọ́run àwọn tó kù lọ. Lọ́wọ́ dámọ̀ sí ọ̀rọ̀ dáadọ̀ tó kú rí kú ṣẹ́. Ó kú ìfàwá. Bẹ́ẹ̀wọ́ tó kú Iná ọ̀rọ̀ ní ìdáyà ọmọdá. Iná ọ̀rọ̀ ní ìdáyà ọmọdá. Àkí ọ̀pọ̀ ọ̀pọ̀ àbọ̀ nígbà tó dé. نهللك ونرحبك بقيامك يا رمضان ونهللك ونرحبك بقيامك يا رمضان أنت أنت أنت àádìdé lóru mọ́sùnmùn Ramadan. Ya Ramadan. Wa Ramadan. Inna nuhanni. Anki o. Ya Ramadan.

Oòrùn inú. Àwọn ọmọ ẹlẹ́yìn tó ẹgẹ́. Ẹ̀sọ́ ìmì ìnà ọ̀sọ́ ìmọ̀ àti. Àwọn obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Nínú oṣù náà, ó sì lẹ́kùn àríkà lápá. Wọ́n tó lápùn ẹ̀yà àpọ̀lọ̀gùn náà. Gbogbo lẹ̀kùn náà lẹ́kùn àpákò wọ́n. Wọ́n àpọ̀lọ̀ wọ́n kò lè zẹ́tì wọ́n jẹ́ láti. Ọlọ́wọ́n bá àlẹ́kẹ́ lọ́pọ̀ ẹ̀kọ́ tó jọ Ìwọ àmàláìkà tó wọ́n ìjọ́lẹ̀ lọ́wọ́. Ìyá àwọn àbàríkà nàbílẹ̀ sọ́rọ̀ ìmìnà. Sílẹ̀ pàdé jọ́nà fún gbẹ̀rí bá báwẹ̀. Ìyá máa nípò. Ìwọ àmàláìkà Yá máa ní wọ̀kílà wà bànárí. Ọlọ́run wà sọ pé wọ́tọ̀ wà nínú ojú ànà látọ̀ fójú tó. Àmìlíkà wà bànárí. Ọjọ́ máa ní sílẹ̀ fún ojú ànà lẹ́yìn. Wọ́n tọrọ ní ìṣẹ́yà ti lẹ́lẹ́ sọ àdèmí. Gbogbo àwọn àpákò gbogbo àwọn àpákò ẹgbẹ̀rún ọgbọ́n Iná ìkáyà rọ̀mọ́dá. Ìwà ní ìkáyà rọ̀mọ́dá. Iná ìwà ní ìkáyà rọ̀mọ́dá. Ìdí ìwà ní ìkáyà rọ̀mọ́dá ṣẹ́fà lára ìdọ̀rọ̀ nípa ya Ramadan. Àwọn ọ̀dọ́ àgbà ẹgbẹ́ lò tọ́lọ̀ tọ́bọ̀ sí ilẹ̀ ìwọ́ àpàwárí lọ́dọ̀ náà bàbá rẹ̀. Èkí ńlá ti kò sóò ìná píkà. Lóòtọ́ fún bá ti fáyọ̀ lọ́rùn fún ti àà. Wọ́n ni ti ya nínú píkà. Àgbàgbà وضعف قوتنا فيك فشفى لنا عند ربك يا رمضان بقبول عملنا وميل مرادنا عند ربك يا رمضان نعذبك اليوم palẹ̀mọ́. Aláyà fún ààbà yẹ̀kánà ní dúnlẹ́à. Ọwà ajẹ́lẹ̀ yọ jẹ́ àwọn ọmọ tó wà máa láyé òtún wá sí wá sí wá sí. Àṣẹ̀kí kàkùnlẹ̀ àmì bàdà àmì ya Ramadan. Láàmà kà ó lọ́tún lọ́tún lọ́tún wọ Ramadan. Ìṣẹ̀lẹ̀ òmùrì wọn àfihàn wọn sẹ́lẹ̀mẹ̀. Ya Ramadan. Ya Ramadan. Ya Ramadan. Ọwọ́ sí o, bá ọkọ̀ náà lórí. Ọjọ́ àkọ̀ọ́ náà lórí. Ọjọ́ àkọ̀ọ́ náà lórí. ما فيها معنى أفلا الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه من كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر لتكملوا العدة ni wọ́n bí tàwọ́lẹ́ta mẹ́wàá tàkọ́kọ́ ní ìwé Mósè lọ́sọ̀kalẹ̀. Nínú Ramadana ni Lìnjílà ìwé Jésù tàbí ní Bible nínú mẹ́wàá tààrin ni. Nínú mẹ́wàá ti gbẹ̀yìn náà ni Kùránì sọ̀kalẹ̀ ajẹ́kù Ramadana lè yá tó bímọ mẹ́ta ó bí bẹ̀ẹ̀ta, ó bí tàwọ́lẹ́ta Muhammad oṣù mẹ́lẹ̀ ni oṣù àforíjì ni nínú dáwà kínú ẹ̀ náà ni yà sí bẹ̀rẹ̀ta kéúgbé tó wá tún yà sí oníkọ́lùkọ́lù Kùránì ní ṣókíṣókí ọkàn Kùránì ní tẹ́mà pé ọkàn nínú ara example ọkàn ló gbé ara gbó ara látẹsẹ̀ ara látorí ọkàn ní agboolé tó jẹ́ general parlor tẹ́gbẹ̀bẹ̀ láti máa pàdé general parlor lè ní ibẹ̀ lọ́sọ́ máa pé ọ̀sọ́ ọmọ yàrá lè mọ́tò nǹkan ọ̀sẹ́ ọ̀dẹ̀dẹ̀ lè mọ́tò nǹkan amájẹ́rán apalọ̀ tálejò ọmọdé sí èèyàn dà ní ẹ̀sìn fẹ̀mísàn wà ń bẹ̀ ríjì ọwà ń bẹ̀ náà wà ń bẹ̀ kọ́nà wọ́n jẹ gbèsè rẹ̀ wọ́n bẹ̀ fún ọmọ pé á ọkùnrin mà tọ́jú ilé lọ́kàn lọ́kàn nǹkan síbẹ̀ púpọ̀ tàbíwá muhammadu fi sọ wípé kọlùkọlù kùránì súrẹ́tù Yásín ọgbọ̀n kọ̀ọ̀kan lọ́lọ́kan tí ẹ lọ́kan tàwọn èèyàn náà ni igbá ẹ̀yà wà ìjọ yẹ̀ òṣìṣọ́ kan wá wà wà kọ́lé bẹ̀rẹ̀ àpọ̀lọ́ wà wà nígbà ìṣìṣọ́ kan mẹ́niyàn ara rẹ̀ ti sísẹ̀mù ara rẹ̀ ti dàrúnù agbárí ní ibẹ̀ lọ́kàn ọkàn wà yí ibẹ̀ ní nǹkan tí nǹkan bá ti ṣe ibẹ̀ ní àtìmọ́rí pé nǹkan ọmọ gbóná nǹkan ọmọ tuntun wá ní ẹ̀ wá ní kọ̀gbọ̀dọ̀ lé high high pressure tá ń pè ní hypertension òsì tó gbọdọ̀ lóòjù tá ń pè ní hypertension hypertension òun ni tó bá ti ń túbọ̀ jù àìtó ẹ̀jẹ̀ ní hypertension gbogbo ẹ̀ nínú ọkàn lọ́wà bẹ́ẹ̀ bá ti rú jù wàhálà ni bẹ́ẹ̀ bá ṣàìtó wàhálà ni. ọkàn àlùkùránì ni ìyá sí sàdísà nínú ibi tọ́ntọ́ sọ nù wípé tó wá pè ya sí lílọ́ àkùrọ̀ àti ìlànà ọmọ ọ̀sánlẹ́m lè máa ṣòrí bàlá lọ́dí àtijẹ́rí ń gbogbo tẹ́ bá kí ìfún bẹ́ẹ̀ fi tún nǹkan ṣe déédéé bẹ́ẹ̀ fi dà déédéé bẹ́ẹ̀ fi dáàbò déédéé ẹwọ́jọ́ tí ń jẹ́ pẹ̀fọ́lá kẹfẹ́ rí dáàmà eléri gúnà dáàmà ẹfẹ́ kìí àṣà fún wa títà máa bọ̀ ayé àṣà bí wọ́n ti dáyà sí mọ́ sí àmà tọ́lá tó yà ní yà bá kò síbi tẹ́ yà tí ó yà sí ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ púpọ̀ Muhammad Ara ń tán sọ́nà ìyá sí ni ẹwọ́ pé tó bá lọ́ta tó ní sọ̀rọ̀. Ó dàbí máa ké àti ẹni bá jẹ gbèsè pé máa ké ẹlẹ́ ọ̀rọ̀ rẹ̀ tàbí pé máa ké. Bẹ́ẹ̀ ké fún mọ̀mí ní yọ̀dáwọn, bẹ́ẹ̀ ké fún káàdù ní yọ̀dáwọn, ẹ kàn bẹ̀rù ọlọ́run kẹ tó ké fún yìí. Abẹ́ ẹ̀rí báyìí, Bùnà bá ti sọ̀rọ̀ tó lápẹ̀ yà sí púpọ̀ tásìkò yóò lè gbà náà ti wà nínú tọ̀sí ìdásí. Fẹ́ńdọ́rọ́ ó tóbi kan ó ní iná jàálì náà sí àánà tí wà bá rárá fẹ̀yí àyàrá ọ̀rọ̀kọ́ ìjẹba ọmọkànmáhó àwọn ẹlẹ́ni bí mẹ́ta nínú mọ́ta náà ni wọ́n mọ̀ mí ní tọwá fẹ́ lókò pẹ̀lú ọlọ́run pàtàkì ọ̀jáwé kò jẹ́kò ọlọ́run ti lù sọ ní rẹ̀ pẹ̀lú ààbò wọ́n nílò ọ̀run ríra ara wọn ni àbújáyì ara wọn ni àìṣọ̀mọ̀wá ìlú ara wọn ni Ọjọ́ kìbìrí lọ́lọ́ mẹ́ta. Wọ́n wá lé ní pé àwọn ọ̀pá Mọ̀ọ́mọ́dù tẹ́nìkan lè mú àwọn sí Lóòótọ́ lóòótọ́ bá wọ́n bá tẹ̀jọ́ náà tẹ́ bá lùpa, ọ̀sẹ́ni tó bẹ̀rẹ̀ ní ìbásọ́lọ́ wọn bá àbí àpáta kékeré ànábì wà ń kírun lọ́wọ́ àbújáàlì lọ́wọ́ kọ́ lọ ẹwà gbé òkúta bó ti gbé ànábì ti sùjádà ó fi wọ́ ẹ lérí ọlọ́run ní kí ni iná ọlọ́run ní kí ọrùn rẹ̀ ó wọ̀ máa pa lọ́ba di alápá kúkúrú lọ́wọ́ rẹ̀ bá wọ̀ mọ́rùn-ún فإيا إلى هذا قالبا مقيما Wọ́n mi dìyàn lọ́wọ́ tọ́wọ́ rẹ̀ òtẹ́nu ní gbangban tọba sáré wá pé ọmọ orújútù ara mọ́ òkúta bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ orí ìgbáyà. Inú sọ́bẹ̀ ọlọ́run máa bí sọ wa máa ti dáàbòbò wá. Ẹni tó bá fẹ́rù sọ́bẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run ni òkọ́rọ̀ tó jọ ìbò mímọ́. Kọ́nà kí láì rẹ́ mọ́ bàtàrú àti yọ nínú ẹlẹ́gbẹ̀ẹ́ lẹ́wà tó ní ìdẹ́gbẹ́ kí ní jẹ́ bẹ́ẹ̀ òun ní ṣéjì bí wọ́n bá rí ṣe ní ọmọ wọ́n òun náà bá gbé òkúta ní ní bá lọ kẹ̀kẹ́ nítorí lórí kí ẹ ṣe òun ò rí tòun ṣe fẹ́ sáà débẹ̀ kí lòún jẹ gbé Ọwọ́ wọn bọ́lẹ̀, gbogbo tó gbójúlé lóògùn, àtàlùwó, àtòkẹ́ ẹ̀rẹ́, àti gbogbo mùsíbà, àti àpèpa, àti olúborùn, àti mọ́yìírù, àtàkọ̀ṣẹ́, gbogbo ẹni máa bẹ́ ní àìdíhìn sàdá, ọlọ́run ládá mi lórí gbogbo ẹ̀. Ọ̀mí ní kálífì yìí, tó àwọn olóògùn wá fẹ́ kò lé, wọ́n á máa ṣe ìpèsè kalẹ̀ lé nígbè gbóògùn tọwọ́ àwọn bá tẹ̀sí tí ọba jẹ mọ́ táwọn bá kó ìdílé kọ́ wá bá wọn níbi táwọn bá wà. wọn a máa sagbára kalẹ̀ lé omi ní kálífì yìí ń kọ́ ò kàdá. àtẹ̀yí tí wọ́n tọ́jú sílé kótó fún èyí jẹ́ mú lọ́wọ́ kótó fún wa kí n ṣe. ìlà àwọn fáwọlá yóò ti rú. ẹlẹ́gbẹ̀ta wá sí ilé tí kò lọ́ pa ilé ẹni tí òun ó ti tò. òun máa

ọmọ kọjá lójú ọ̀nà lè rẹ̀ ó sì máa ọmọ rí kọjá fọ́mọ lọ́mọ bọ̀ kò ní mọ̀ bítọ̀ lọ́mọ dá ni, òní ló sí ẹlẹ́kẹta wọ́n ti gbójúlé nǹkan púpọ̀ wọ́n lóògùn wọ́n lájẹ wọ́n lóṣó wọ́n lówó lọ́lá wọ́n rí wọn náà pa ọlọ́mọjọ torí wa mú àfikọ́rọ̀ ń là من استمع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. wà mẹ́nísà bá àrùn ẹgbẹ́ra ẹ̀yìn tó bá fọ́lù ìtọ́gbọ́ tí ń lò lágbọ́wà yóò nǹkan mẹ́fà yìí ẹni tí yóò gbọ́ wà ààrì nǹkan mẹ́fà lára rẹ̀ àkọ́kọ́ ni àdìsẹ́sì máa wù kọmọ tẹ́sí gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni àdìsẹ́sì ti máa wù kọmọ tòkó ní ọlá títí kí àdúkọmọ lọ dájú ẹlẹ́kẹ̀ẹ́ta àlẹ́ ìsìnbáwò wọn ní sábà wọ́n máa tẹ̀lé kí ó ti fẹ́ fẹ́ kọ́ wà ní ẹ̀sọ́ wà sí di pàṣẹ pàṣẹ kí wọ́n sọ wà ní ti òkè sọ̀rọ̀ òkè sọ̀rọ̀ lásán ẹwà délé tẹ̀ nílò àkàfà àti àwọn àgbọ̀ ká máa lò lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ ọwọ́ akùn mẹ́ta kejì ṣe àríkàrù ẹ máa dáadáa ẹlẹ́kẹ̀ẹ́yìn àríkàrù ẹ máa dáadáa nípa ọlọ́run ìjọ ọ̀rọ̀ tẹ́sẹ̀ bá mi sọ yìí tí bá lò ọdá àbí ọ̀dá ẹlẹ́ẹ̀kẹta náà ní kí ni àìkú ti bá rù ní ìmọ̀ ti sùúrù torí ọlọ́wọ́ gba lẹ́wọ̀ wá mi ò kí òun bẹ́ẹ̀ lọ àdánwò mo gbà ẹ̀ bẹ́ẹ̀ lọ àdánwò kàn nígbà tí mo kí òun kí òun wọ́n ti yàrá yàrá jẹ́ ní wọ́n ti ṣe yàrá òun ni ọlọ́run ní ìkànnì ní Ọlọ́run ẹ̀sà fojú àwọn ẹ̀sáàkíà ní Tókíò ìlú kan ní jẹ́rẹ̀. Tààrà àwọn òjíṣẹ́ tí wọn látọ̀dọ̀ Jésù mọ́ àlẹ́bì àwọn إذا أرسلنا إليهم بسرعين فقالوا إنا إليكم مرسلون Wọ́n kúrò kúrò kúrò kúrò lọ́wọ́ ìwé nítorí bá kú eré fún wọn tó bá kù sáátà wọ́n bá ṣe sáà àwọn ayé àwọn ọkùnrin mẹ́ta ayákùnrin méjì obìnrin méjì tó jẹ́ sí pé wọn kí wọn ọgbà wẹ̀lú wọ́n sì ń bẹnu ẹni tá a bá fi tẹ̀lé ọ̀run lónìí yóò sì gbà lónìí náà. nígbà tí wọ́n ní mánù tọ́lọ wọ́n ti gbà wọn jíjẹ ọlọ́gbọ́ ni èyí tẹ̀ mọ́ pàwọn àfáà lé tẹ̀gbọ́n àfáà ní nǹkan tẹ̀gbọ́n tó ní nǹkan ẹ̀ ṣòfò ẹ̀wọ́n ìgbọ́n ìgbọ́n ó ṣòfò wọ́n pè é lẹ́ẹ̀kan pé ọmọ nǹkan wá tí wọ́n ṣiṣẹ́ sí mi lọ́wọ́ àbájú ojú mo ṣe ìlera à. irú orin tọ́wọ́ ń tẹ́mọ́ á ti ẹ́ta lára fìràwọ́ náà tó dọmọ àlejò náà lóòjọ́ yóò ti kírun tí ó gbà wẹ̀ yọ lọ́mọdé àti bẹ̀rẹ̀ ní kọ̀ọ̀kan wa. irú orin tọ́wọ́ ń tẹ́mọ́ àbíkù nàìjíríà èyí tó jẹ́ pé wọ́n júwe àti sọ ìwé àti táwìn ẹ̀yẹ́ pé ní a máa fi àjẹ́ pé àwọn àjọ́ lọ́wọ́ ti dára wọn láì kúrò láì gbà lọ́lọ́lọ́ mọ́ lójú jù lọ ní ẹ̀sílẹ̀ pàdìjẹ́nà rẹ̀ fún gọ́mà làjẹ́nà ọlọ́wọ́ ọlá márì ẹ̀tọ́ kìrìtíyà obìnrin ni láì pèrè ó mọ́sá ti kéré sí wọ̀nyí ni wọ́n jẹ́ fún mọ́sá àmọ́ wọ́n ti rámì ọlọ́pẹ́ yẹn obìnrin tí wọ́n mọ̀ nǹkan o bí àwòrí lélẹ̀ ènìyàn lélẹ̀ alágbára lélẹ̀ tẹ́mà wá fìfẹ́ ọlọ́run tẹ̀lé lùwà òun náà ni á sí àárí òun náà sì ni máyà tó kìrì sí àárí lára mọ́sá lọ́wọ́ gbà fún un wọ́n tààrẹ̀ tó máa rí jẹ́ wọ́n kí wọ́n gbà rẹ̀

Àdíjà ọ̀pọ̀ tẹ anáwọ̀nmàdé wọ́n gbà fúnra wọ́n gbà fún ọdúnrí ọlọ́run ní gbogbo tó bá ti gbà bẹ́ẹ̀ inú kánkòtọ́ kánkòtọ́ àwọn náà lọ́wọ́n lájọ kánkòtọ́ wà síta mú mẹ́rin kí lọ́lọ́ wá fi parí ọ̀rọ̀ wọn nítorí máa dábàrá ní ìrànbí wọ́n jẹ́ àjà ní ìmìnà ìrùkọ̀rọ̀ mìíràn ayà oúnjẹ kan ní àwọn abòdè tí ń gbẹ́nu rẹ̀ àti ní ẹ̀bá tẹnumọ́ púpọ̀ kò ní káàbùkù sí ìkú Tẹ́bá pọ̀ ní àbùkù kalẹ̀ fún àwọn nínú ìwò. Ọmọ owó tó mú bẹ̀, ọmọ ọmọ owó bù wẹ̀. Ìmá gàfà lè rọ̀ bí ìwọ́jà rẹ̀ mi. Àwọn ọmọ gàdà, ó tún kó mẹ́ àwọn lọ bí ọ̀rọ̀ sáyẹn. Ọ̀sán tó tẹ̀jìrí ní Mùsàkárì làá, dárí kàtàkùdérò láàrín àlíyìn, bọ́ọ̀rùn tí yọ ní jíwọ̀. Ọ̀sán lọ́sàájú òun ni ìwọ lọ kọ́kọ́ dáyé ìwọ ní sáfara mọ òkùnkùn lọ kọ́kọ́ dé ní àjùmọlẹ nígbà bá mú aṣọ pé òru lọ kọ́kọ́ dé ajẹ pé apàtàlà òkùnkùn Ọlọ́run sì ní ìmọ́lẹ̀ rẹ nígbà bá mú aṣọ pé ọ̀sán lọ kọ́kọ́ dé ajẹ pé mú ọ̀sán láàmú ẹyí ká lórí òru òru àlàkò òru jímọ̀ àlàkò àwà yìí jímọ̀ ń bọ̀ òru láàrín òru àlàkò sì ní ká pè ní àbórùjímọ̀. ẹ̀sìn láàbò wà mẹ́ lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn gbà pé òun ó bí ọ̀sán látara báwọn àwọn ọ̀sán ìjọ́fúnra fi lẹ́lẹ̀ òtútù láàbì àti òtútù tóòrù ìlà nínú máàpù orí ilẹ̀ ilẹ̀ ẹ̀bú kéèkéé òkú ní pín àtọ̀kí àsìkò àtàwọn ọjọ́ àtọ̀sáàtòrò nítorí àsìkò ọlọ́run tó ń gbé wa ọlọ́run sáyẹ̀nsì ń bẹ̀ láti lè mọ̀ pé ọlọ́run lòun ń ṣe gbogbo ẹ̀ wọ́n ayé tó láwọn náà àmẹ́lẹ̀ àtọ̀rí àtàwọn fèlèfèlèkèlè mọ̀sàmọ́ọ́n ó tún wá pé àwọn náà wọn ṣẹ̀ báyé bí rédíò bí tẹlifíṣàn bí sátáláìtì bí gbogbo àwọn kẹta lò lémi ọlọ́run lémi náà ní èmi mo gbé àwọn ọmọ ilékè wọ́n máa mọ odò wẹ̀ wọ́n ti máa lọ lórí omi àwọn ọkọ̀ omi dàbí ìlú ọ̀kadà tí wọ́n lá omi mẹsìlẹ̀ yìí máa yà fún àtàwọn pléènì tẹ́ máa sùn máa dàbí yẹyẹ àyìn lókè èmi ni mo ń dáàbò bò yín ẹ̀ ń tẹ̀mí mi ò páyẹ́ ẹ̀ ń tẹ̀tẹ̀ mi mi ò bínú sí i nítorí kí ni lílà àmàlà àwọn ènìyàn wàhálà ọlọ́wọ́ jẹ́ bẹ́ẹ̀ ẹ máa ń lẹ́kọ̀ọ́ tẹ bá ti tó lọ́dọ̀ ọlọ́wọ́ ẹ mẹ́ta wọn mọ́ ìgbẹ́ tó bá jọkùnrin ni àbúfẹ́ni àfáà ni àbónẹ́wẹ̀ olówó ni àbọ́lọ́lá olókùnrin àbálágbà gbogbo tẹ bá ní ẹmọ ẹ̀nà tó ṣe ọ̀nà ọ̀nà ìdá kí ní aláwọ̀ àmìwú. mi máa tuntun rọ̀ Àdúgbìnrin máa ń láwọn ìyàtá àrùn ọ̀rọ̀ àtàrà. Ẹgbẹ́lọ́ olóòtà alákùnrin, ọlọ́wọ̀ kúrò ẹni ẹmọ fún ọ̀pá. Ẹ̀sùn sọ àánà dúdú sí. Ìní a ń tọrùn ìlà bí ìtọ́lá ààrẹ mọ́bí. Ìta bá ó dé lọ́tọ̀ inú ni, àwọn afẹ́ parí ẹ̀ ní Kánà, Kánà láyé. Àlùkùránì wọ́n gbé Àlámà adìyẹ ìkùnyà kà ní Ádámà. Ṣé mo sàrìsọ́wà ní kùnyà àbí ń sàrìsọ́wà Ibi ẹ̀mọ́ sí ìṣùmọ́. Níwà kúkàlùkú wá dorí bá jẹ́ lọ ṣe bá nìkù. Ó yẹ bá Kùránì mẹ́lẹ̀ ẹ̀ṣẹ́ Àkùránì mọ́. Ẹni Àkùránì mú mú súnmí, tọ̀ntú súnmí, àìsùn Gẹ́sùmáàtì súnmí, àìsùn Kọ̀líbù súnmí, àìsùn Olùsìlámù súnmí tó wá kúkọ́ ẹ̀ṣẹ̀ bá. Ó rà ọmọ kí ó tọ́ ó tẹ́lẹ̀ ń tẹ bá nìkù. Wọ́n ń gbọ̀ sọ́yìn. Àwọn àbá wọ́n ń gba kíni ń gbà kíni ìṣùkú kiri kan láyò ẹ̀nà nínú kan lè já lówó wọ́n sì darapọ̀ mẹ́gbẹ́ òkùnkùn nítorí kó lè yá ẹni wọ́n sọ wọ́n yí pé àlọ́mọ́ àti Ẹ má tẹ̀lé ìṣúná ọlọ́run ni ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé ìṣẹ̀dání lọ. Tẹ̀lọ́. Olúwa ọ̀ má tẹ̀lé Àwọn akọ́ واستقيموا بالوفايا قومنا أجابوا لدي من قسيا كثيرا Ó lẹ́gbẹ́ òun ní sọ́jú wòlíì nínú ẹ̀sìn yìí o. Ẹgbẹ́ jẹ́ àmì ìsọ́túnmì sí àjùwọ́ jẹ Kọ́rọ̀ wá tàbí ẹni púpọ̀ lójú tó lọ́dọ̀ Ọlọ́run. Ní bàtà nínú

Ẹjá tẹ̀lé ọlọ́run ọba ẹjá tẹ̀ láti ọlọ́run bàbá fẹ́ ló tàbẹ́ bí ma tàbẹ́ lọ́pọ̀ tàbẹ́ láyá tàbẹ́ pọ́lì ramátù. mùsùlùmí mùsùlùmí lóbìnrin bóyá ọ̀n sọ pé ah, ìrówó ebi ń pa mí mo jẹ gbèsè ọ̀nà orí ìgbèsà bóyá lọ sọ lẹ́bí rẹ̀. nígbà tí mo bìrẹ̀ láyé ṣe ìdáná. nígbà yìí náà ní máa bá gbèsè ayé mi lọ ní máa jẹ gbèsè jẹun tí gbogbo ẹgbẹ́ mi ti kàn sí ní ìlú. lọ́sùn àbára lọ́sùn àfihàn ní kíra wúrú. bẹ́ẹ̀ lọ sọ fún mi pé máa gbàdúrà ní kó mo gbàdúrà lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ìdìmọ̀ ti ẹ̀yà fún ẹ̀jẹ̀ ojoojúmọ́ lè ní parí kùránì àti ti ń pààyàn. Àṣìyá ní

Ìgbésí ayé mi, ọ bàbà yìí mú ní àdígbésí máa dúró lọ́wọ́ àdìrà jẹ́ mẹ́rin. Olùrìn ètò wá ní pàdá wá àtàwọn. Ẹgbẹ́ mi ti kọ́lé, ẹgbẹ́ mi ti ń lo mọ́tò, ẹgbẹ́ mi ti ń ṣe nǹkan rẹ. Ìlà wọ́n lọ́wọ́ tó bá gbà mú. Wọ́n ìbànújẹ́ pàrọ̀ ní ojúmọ́ ẹ̀rì tẹ́lẹ̀máwà àti ní sọ́wà ní ní ààrà ní ọlọ́lẹ̀ sí ìsinmi tó ní. Ẹ ìsinmi tó ní kò tí ìṣó, ń lọ́tọ̀ ọba sunkún, ọwá má lọ sọ fún sí sísàgbọ́ àṣọ̀tà lọ́rùn ọlọ́run ló sún sọ́run pẹ̀lú ìlọ́fìkà ní ìlọ́fìkà ní ọ̀dọ̀ rẹ náà ni wọ́n dúró sí ọ̀dọ̀ mi náà dúró sí áàdà àtọ̀rọ̀ tó mo sẹ̀kì ọlọ́run ni mo fẹsẹ̀ ọ̀nà mẹ́rẹ̀ẹ́dá lè ké àlèké dídì alẹ́kẹ́ jábà lẹ́n alẹ́kẹ́ dùgbò lẹ́n bàbá ní ṣìfì lẹ́n ọjọ́ pé àwọn èèyàn kìí èèyàn yéèyàn yẹn tààrà wọ́n ti jùlọ lára tìtánì kẹsí ìrà tí wọ́n pọ̀ lọ gbà fún àti ẹ̀sìn ti dé òtó kútùrù tó ti di nù tó ti di ìfẹ́ nínú wá tó tẹ̀sẹ̀ wá darí sọ́dọ̀ ọkùnrin sábà tó yí ọmọ ọlọ́run lọ́ba wọ́n lọ rí lọ́ba wọ́n sára lọ rí bóyá ọ̀tá ló lé ní bóyá kẹ́ni kan ló ṣe ní kẹ̀sí ìrà ọlọ́run wọ́n pọ̀ fẹ́. àbàdà ń tẹ́kùn náà dàbílú ìyàtọ̀lẹ́bíkún jẹ́bẹ̀lẹ̀ kẹ̀sí ìrà àwọn èèyàn yé èèyàn tó ti dúkìtì tó nípọn. jùbọ́lẹ̀ àwọn ni abala ń sàkúrù tààkìrù náà eré yìí ò pé ni ẹ̀rọ ọ̀pẹ ti lọ́dọ̀ náà ẹ̀ lágbára pẹ̀ sí ní kùrọ̀ á ní fẹ́ sí láti jẹ́ sí máa gbà ọ́ ẹ̀ ti ní nǹkan ẹ̀jẹ̀ mi lọ́wọ́ yìí ju iṣẹ́ wa tó lọ bí ìgbà tí èèyàn ru erin lérí tí wọ́n fẹsẹ̀ ẹ̀ dẹ́ta ẹ̀mí rí ẹ̀rọ jágbèlè rí erin kékeré ní tí ọ̀fẹ́ ju ọ̀rẹ́ pé láti ìgbà pé jẹ́ àwọn ọmọ ilé àní mọ́rù ẹrẹ tó bá ní bàbá kó lẹ́gbà sí pò láàrin pẹ̀lú kìíní ẹwà fẹ́ sí bá nà lọ sinmi náà mú ó ti wú ẹrẹ lérí lọ́bẹ̀ẹ̀tẹ̀ lẹ́bẹ̀ lírí lẹ́yìn bá ń bẹ̀ẹ̀tẹ̀ ẹ̀dẹ̀ẹ̀tẹ̀ lírí ẹni ọ̀pọ̀ máa lérí kò ní rẹ̀ ní papọ̀ lírí rẹ̀ ẹjẹ́ tí هذه جهنم التي كنتم توعدون tó tó àwọn ará rẹ̀ ní ọmọ sọ gbogbo tó gbéde láyé múnágbà lọ́yẹ̀ sí bóòlù tó ajọ́ ìgbé àmàkàlùkù tó bá kálùkù bá gbéde ní ọmọ sọ ọlọ́wọ́ á ní ẹkún bọ̀ Bẹ́ẹ̀ni wọ́n lọ́wọ́ ápùn láyé inú tó lọ́tù ìyàtì ọlọ́run mú káàkiri tí ó fẹ̀bí náà ṣe, alìmọ̀ àmàrí. Àwọn tẹ́lẹ̀ wọ́n gùn wọ́n ka 21